Unit 11, Exercise A. Finding out how to fix something. Find out how to fix the following objects. I'll prompt you in English. You'll hear the correct answer after a pause. Computer. Ṣé o mọ̀ bí a ṣe ń ṣe? Bicycle. Ṣé o mọ̀ bí a ṣe ń kẹ̀kẹ́ ṣe? Wristwatch. Ṣé o mọ bí a ṣe ń tú aago ọwọ́ ṣe? Sewing machine. Ṣé o mọ̀ bí a ṣe ń tún maṣíìnì ìránṣọ ṣe? Telephone. Ṣé o mọ̀ bí a ṣe ń tún tẹlifóònù ṣe? television Ṣé o mọ bí a ṣe ń tún tẹlifíṣọ̀n ṣe?